إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشبر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته نمني جوكو ونيانا آه، أشياء لا يديف ونقى إتا شيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى أدشي آه، على يدي الوريا ويوجد تمام ونقى شيخ so tíra tí a ń ká ní a fathu rabbil ghafur a so tún jẹ́ sharhu alwajibatul mutahattimat ti sheikh muhammad bin abdul habuka a fatuwa kọ sharhu tíra yana ni a sheikh ahmad bin yahya annajmi rahimahullahu ta'ala so da bai kama dako tarjama wafa kama dako wafa ti wani eti kada ma so díẹ̀ díẹ̀ nínú àwọn kaliba ma talawọn afa yi gangana tàdé ní àwọn àfáà súnnà tí èyàn ma ń gbára lé wọ́n sheik ahmad bin yahya annajmi wọ́n ti kú ó ti ṣe díẹ̀ báyìí so orúkọ wọn ni uh, uh, sheik al'allami salafi al-faqih al-musnid al-muhaddith so hamilu liwa'in sunna wa nasiruha wa qahirul bid'a wa mubtiluha al-alimu rabbani so wọ́n sá fún wọ́n ròyìn wọn pẹ̀lú àwọn kan tí ó pọ̀ gan wọ́n ni orúkọ wọn ni ahmad bin yahya bin muhammad bin shubair al-najmi wọ́n dẹ̀ jẹ́ mufti ibikatan pè ní jizan ní mamlakatul arabiya ti saudiya jizan ayyakan wọn bẹ̀ ní uh, saudi arabia àwọn ni mufti gbogbo ẹ̀ so kìkín sí àfá kan níbi kan hmm, àfá sunna tí wọ́n gbajúmọ̀ ni so uh, nípa ọ̀rọ̀ ìmọ̀ bàbá wọ́n ni mannallahu ala mantiqat jizan bi qudumi shaykhin kabirin wa alimin jalilin قادم من بلاد نجد إنه شيخ العلامة عبد الله بن محمد القرعاوي سيبي شيخ محمد بن عبد شيخ محمد شيخ عبد الله بن محمد القرعاوي ó ní àfáà fi ṣàánú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ará Jizan àwọn àfáà pọ̀ gẹta jáde lára wọn so because ìgbà tí Mamlakatul Arabiyyah ti Saudiya ti third one ta ni wọ́n bẹ̀rẹ̀ yìí so àwọn ọba intanṣe ní wípé ìgbà tó ti pọ́n àfáà súnnà násọmáwàá àwọn bá bẹ̀rẹ̀ sí ní máa ráwọn àfáyẹ káàkiri lọ sáwọn monarchic kì í ṣe kí gbogbo Saudi kàdédé gbogbo wọn kàdédé fẹ́rẹ̀ sí ní máa gbẹ́sìn ilẹ̀ kan báyìí náà rárá gbàtàwọn lórí ti already take over Makkah àti Madina wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ráwọn part àbòmí wà tó ṣe pé àwọn ni àwọn àbòmí wà àwọn tí wọn gbádùn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí àwọn olórí wa bẹ̀rẹ̀ sí ní máa gbá àfá tó bá pé àfá súnà lẹ́ni ó ni wọ́n ma gbogbo jíjẹ mímú everything àwọn náà ma yẹjú ẹ̀ so that you lè bá ríbi jòkó pé à ń ṣe dáwà so ló fi jẹ́ pé kí ní ẹ̀kàdà kó ní pé inú Saudi nìkan ló fi padà di pé wọ́n ń sanwó fáwọn èèyàn náà ó yá ẹ̀yin tẹ̀wà Nàìjíríà ẹ fẹ́ máa ṣe dáwà bí ó yẹ gbówó ẹ máa ṣe ẹ̀yin tẹ̀wà ní so uh, Sheikh Abdullah Al-Karawi wọ́n lọ sí Jizan so nínú àwọn tó jáde lára wọn ni Sheikh Ahmad bin Yahya An-Najmi rahimahullahu ta'ala tí a ń ọkùnrin náà so àwọn ọ̀rọ̀pọ̀ bẹ̀rẹ̀ tó yí o lè ní dìkí a so nínú àwọn ṣe tí bàbá ṣe ni wípé ayyuna min kíbàlì sheikhi mudabrisan fi madrasati najimiyya a tabi'a li madarisi sheikh al so gbà tí bàbá ìtọ́lọ̀ ti jẹ́ kí wọ́n ní ma tọ́lọ̀ ti jẹ́ kí ma dúlára wọn wọ́n ti jòkó tí a ma dáadáa wọ́n wá yẹ̀ wọ́n ní ipé ó yá mọ́ bá wa tíjà àwọn èèyàn mọ́ bá wa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní ilé kí o tán pè ní eh, madrasatu najimiyya mọ́ bá wa kọ́ wọn ní ẹ̀kọ́ mbẹ̀ so nígbà tó dù bí ọdún 1372 hijira ni ẹwù a wà ní 1443 báyìí wọ́n yẹ̀ wọ́n eh, pẹ̀lú àṣẹ sheikh eh, Abu ṣe báyìí àbí so àti bẹ́ẹ̀bẹ̀ lọ báyìí nínú àwọn nǹkan tó ṣe kí bàbá ti ṣe nínú ìmọ̀ dam nínú àwọn àfáà tí wọ́n wá kọ́ kí lọ́dọ̀ wọn o ni sheikh abduhu bin akil annajmi nínú wani sheikh yahya fakih a abasi nínú àwọn ará ayé mani lafáyẹn tí wọn nínú àwọn àfáà tí sheikh ibrahim muhammad al-amudi sheikh ali bin sheikh uthman ziyad as-sumali sheikh hafiz bin ahmad al-hakami sẹ́rí al-hakami ta dákọ̀ kẹ́ yìí tẹ́fì mọ́ tàwádọ́ humility humbleness ti ń bẹ fáwọn afáyí wọ́n ma ń sọ sheikh ahmad al-najmi ma ń sọ wípé èmi àti ahmad al-hakami hafiz al-hakami eh, èmi àti wọn ẹgbẹ́ ni wá tẹ́lẹ̀ àjọmọ́ ń kéwù fàṣọ́wọ̀ ṣeéhàn lè ọkàdà wá di ṣeéhù fún mi èmi àti wọn ẹgbẹ́ ni wá tẹ́lẹ̀ ajọmọ́ ń kéwú ni gbà tó padà yá kéwú ilé ìkàdà lágbára jù tèmi lọ wọ́n wá mọ̀ gẹ́gẹ́ bí àfà so tó bá ń list àwọn ṣeéhù wọn wọ́n wá list sheikh al-hafiz al-hakam gbà mo kí lọ́dọ̀ ẹlùmí báyìí kìí fẹ́ kó jẹ́ bí pé à ń ṣe wá kí lọ́dẹ̀ ẹgbẹ́ ni wá Imam Ahmad ma ń sọ wípé o lè nímà ẹ́ àfi tó bá tó kí lọ́dọ̀ àwọn tó jù ọ lọ lọ́dọ̀ àwọn tẹ́ẹjọ jẹ́gbẹ́ àti lọ́dọ̀ àwọn tó tún jù lọ kúrò nínú mọ́sálà al-hadith nínú kàtí yíò kọ nínú mọ́sálà ní pé kíná pé àwọn akabir akhdhul akabir alil asagir àwọn àmìta ti jáwọn àgbàfà àwọn ọmọ múmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ kéèkéé gbà mẹ́rẹ̀ so kí ní ẹ ó jẹ́ tó ṣe pé wà nọ́mà so nínú àtàkí lọ́dọ̀ wọn ni ẹ̀ṣẹ́ Muhammad bin Ibrahim Ali Sheikh tí wọ́n jẹ́ mufti àgbà gbogbo Saudi Arabia before Sheikh Muhammad bin eh, Sheikh Abdullah bin Abdulaziz bin Baz so Sheikh Muhammad bin Ibrahim Ali Sheikh àgbà afá ni wọ́n in tó fọ́nù jù ní pé afọ́jú ni wọ́n Sheikh Abdulaziz bin eh, Baz tán jẹ́ ọmọ kí wọn tán padà wá di mufti afọ́jú làwọn náà Sheikh Abdulaziz Ali Sheikh tí ń bẹ̀m̀bẹ̀ ní ìsìn tán mufti lẹ́yìn bàbá Ibn Baz afọ́jú làwọn náà Sheikh Ubayd bin Abdullah al-Jabiri níkan ìkan nínú àwọn àfáà Saudi ni afọ́jú làwọn náà bá wọn fáṣẹ pọ̀ ní ẹwọ́tán já afọ́jú tí wọ́n orí náà wọ́n orí nǹkankan ìmí àti kékeré kò orí nǹkankan níbi mọ̀dẹni tí Ibn Bas bá jókòó báyìí kò sí tíkà nǹkan wájú wọn ẹ má bèèrè kọ́ṣẹ̀ tí bá fẹ́ bèèrè ẹ má bèèrè ẹ má bèèrè àbọ́ ma àwọn ilé ìtàfàwọn gọ́gọ̀ lọ sí bí ẹ̀sìn ọlọ́ọ̀bá ni bá ṣe wá fọ́jú ẹ̀kọ́ o kí ní yóò wá jẹ́ tó ṣe pé wọ́n ríran jí bí pé àwọn òjámọ̀ kẹta láwùjọ kí ní yóò bó àwọn ojú akú ti fọ́ àwọn tí wá ti bàjẹ́ àwọn òkè ọmọ ìní kírun ìníṣẹ́ ojú mi kú ti fọ́ àmì àbí gbàtọ́nà ah, because wọ́n rí pé ni'ima ojú yìí ni'ima tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹjọ́ taaro ń bẹ lọ́dọ̀ ọlọ́ba ní yamal kiyama kí n ṣe kékeré ní ojú méjì tẹ́ọ̀rá ń wò tí ní wọ́n ń wallahi ni because ni ìdẹ̀ra ọlọ́ọ̀bá ni kí fi ń ṣe o ma dúrù òkú tó ń o ma dúrù òkú tó ń wò ẹ̀mí o lè lo 3 hours 4 hours lórí lórí ojú yìí àti mọ̀ kẹkẹfà ojú lásán inna sam'a walbasar walfuad kullu haulahi alayhi mas'ula ẹ ma wáyà Kùránì yẹ dada ẹlọ́ka tafsir rẹ̀ àtórí ìrìnà tọ́lọ̀ bá fún ọyẹ ìgbọ́rọ̀ yẹn ọkà tọ́lọ̀ bá fún ọtọ́lọ̀ ní ọmọ síṣẹ́ yẹn wallahi ó rojọ rẹ̀ yamar kiyama gbogbo ẹni wó sọ́rọ̀ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́ bá fa ayétàwà yìí díẹ̀ ní ìṣẹ́jú kékeré ìṣẹ́jú pérése lálùmbẹ̀ mọ́ àtórí ìṣẹ́jú pérése yẹn kọ́ lọ balkiyama rẹ̀ jẹ́ tọ́ nínú àwọn tí bàbá tó ké lọ́dọ̀ wọn ni asheik al'imam al'allama abdulaziz bin abdullah bin baz ni makan ó dákọ̀ wága tó ṣe àwọn àfáà bí abi mẹ́sàn báyẹn gbáǹkọ́gbì tí bàbá ké lọ́dọ̀ wọn so wọ́n láwọn student tó pọ̀ gan àwọn student wọ́n pọ̀ gan mi nílé dákọ̀ wọn mọ́ sàtàwọn kan mi nípa ilé eh, ayé sheik muhammad bin abdullah sheik eh, ahmed bin yahya annajmi rahimahullahu ta'ala so ehe kí tíra yẹn wá bẹ̀rẹ̀ báyìí insha Allah àkọ́kọ́ mọ́tínú tíra yẹn láwọ́kọ́ ká tàbátí ka mọ́tínú yẹn adé ka ṣẹ́rù rẹ̀ so nǹkan tí sheikh muhammad bin abdul wahab rahimahullahu ta'ala ta fi bẹ̀rẹ̀ tíra wani wani al'usulu thalathatu lati yajibu ala kulli muslimin wa muslimatin ta'allumuha ó láwọn ìpìlẹ̀ mẹ́ta kan tó jẹ́ dandan fún musulmi lọ́kùnrin àti lóbìnrin tó gbọ́dọ̀ máa bàbọ́kàlà sàlàyé fún wa ìmọ̀ pín sóríṣìíríṣìí ó láwọn ọmọ kan tó ṣe pé tó bá mọ̀ ó fi ń dání àwọn ọmọ kan wà tó ṣe pé dandan ní ó gbọ́dọ̀ mọ̀ ní wa hiya ma'rifatul abdi rabbahu ó ní kẹrù Muhammadan sallallahu alaihi wasallam kó mọ̀ nípa nabi sallallahu alaihi wasallam ìmọ̀ yìí mẹ́ta yìí na ba túláàsì ní na ba mo fẹ́ ìmọ̀ tó jọ́ English lọ ìmọ̀ tó jọ́rọ̀ yẹ̀ ju physics àti chemistry lọ nìyẹn tọ́kọ̀lọpọ̀ dẹ̀ fọwọ́ kékeré mú àwọn mú gẹ́gẹ́ bí pé àwọn olómi mú gẹ́gẹ́ bí by the way ni bẹ́ẹ̀ ni by the way eh, knowledge ni ẹkànlọ́sọ àwọn síbì kan kọ́kànmọ́ kalifati àtẹ́ níyà kọmọ kálọ bẹ́ẹ̀ bọ́ kíyàn fọwọ́ mú ẹ kíyàn mú gẹ́gẹ́ bí yẹn ṣe fọwọ́ mú àwọn ìmọ̀ ìwé yẹn àwọn ni tọmọ bá kú lé ni yìí tí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ nínú sàárè ẹrù tágùdọ̀ dì sínú báàgì àwọn ọmọ wa láti kékeré in case tó bá kúlé ní àbọ́lá ẹrù tágùdọ̀ kọ́kọ́ dì ní ẹ because wọ́n ní bèèrè physics àti chemistry nínú rẹ̀ lọ́wọ́ rẹ̀ nínú sàárè wallahi wọ́n ní bèèrè BSc wa lọ́wọ́ wa àti HND nínú sàárè lọ́wọ́ wa ma'arifatul abdi rabbahu wa dinahu wa alaihi wasallam in tí ni ẹ mọ́ ń pa mílẹ̀rin alọ́mọ aláfẹ́ràn eh, eh, máa bí afẹ́rẹ̀ rẹ̀ tó mọ́ bá fẹ́ lọ ó fẹ́ lọ ṣe exam kan níbi a bí ọfà bọ́fà sí súnmọ́ wà tó yẹn abókí ó yìí láwọn parent wọ́n bá di báàgì kíníkan tó fẹ́ tó bá gbá ah, ọmọ yìí kíníkan tó fẹ́ ẹbá fún ẹfí ẹbá oúnjẹ síbẹ̀ ẹbá ṣe báyìí ẹbá ṣe báyìí ẹbá ṣe báyìí wọ́n di gbogbo ẹgbẹ́ ẹ̀ ibo ni ó sùn ibo ni ó dé sí gbogbo wàhálà yẹn àwa plánù ìrìn àjò tọ́mọ ó lọ tí ò ní dé máa a plánù jọ tí wọ́n gbé wa sí tí wọ́n gbé wa gẹ́gẹ́ bí iṣu àgbíjọ́ tá sùn táà ní jímá ìrìn àjò kan bẹ tó ṣe fáṣẹ gbogbo aláṣẹ o lè bọ́ mbẹ̀ so àwọn kí ní ìwà lóyẹ ká mọ́ ọrún nípa rẹ̀ ní wàlá kó so èyàn kan lè máa dédé máa gbogbo wàhálà yẹn ayé ayé ayé Allahumma la taj'al ad-dunya أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا kọ́lọ̀ mọ́ sí ayé kọ́lọ̀ mọ́ jẹ́ kó jáyé ní babambari alamariwa ìmọ̀wà ibi tí ó tàn sí kọ́lọ̀ mọ́ jẹ́ ojẹ́bí ayé ni kí gbogbo ta àmà láyé ayé náà ni wala ila nari masirana kọ́lọ̀ mọ́ sí iná níbi takara sẹ́rísí bàbá ní pé fa in kí lẹ́lẹ́k tán bá bèèrè lọ́wọ́ rẹ̀ mọ̀nà rọ́bùk tàwọn rọ́bù rẹ̀ fákùl ní tó sọ fún wọn ni pé

Allahu yìí náà ni ma'abudu mi òun ni ọba tí ó lẹ́tọ̀ sí ká máa jọ́sìn fún ààlẹ́lòmí tàbùdọ̀ máa jọ́sìn fún tó yàtọ̀ sí Allah wa idha qila lak tàbá tó wá bèèrè lọ́wọ́ rẹ̀ ma dinuk kí lẹ́sìn rẹ̀ fakul in tó mọ̀ sọ fún wọn ni wípé diniyal wàlìnkìyàdù láhù bí tọ́ àkáwà jùpájúsẹ̀ pẹ̀lú ọfọ́lọ́ ọba pẹ̀lú pé a mọ̀ gbọ́gbà sí lẹ́nu wàlìbàrọ́ àtùmìnà ṣírìkì wa ahìlìhì káwà bọ́pá bọ́sẹ̀ kó níbi ẹbọ àtàwọn èèyàn rẹ̀ gbogbo lè láṣàlàyé ní last eh, ni wípé wà ìdá àkílà lákì tó bá bèèrè lọ́wọ́ rẹ̀ wípé man nabi juk ta ni nabi jù rẹ̀ fakul in tó mọ̀ sọ fún ẹni wípé Muhammad bin Abdullah نبي من محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم وهاشم من قريش آه، محمد وما عبد الله نوا وما عبد المطلب وما هاشم هاشم يعني وما قريش وقريش من العرب قريش يكنينوا ويران الأرباواني والعرب من ذورية إسماعيل بن إبراهيم أو الأرباواني ينوا ورمضوما إسماعيل وما إبراهيم ني aléhìmá wa ala nabiyyina afdalu salatu wa taslim kọ́lọ̀ ọba kó jẹ́ kí asalatu rẹ̀ àti àláfíà rẹ̀ ìkẹ́ rẹ̀ àti ọlá rẹ̀ kó mọ bá àwọn ẹniyí so ibi ni ọ̀rọ̀ Sheikh Muhammad bin Abdul Wahhab àkọ́kọ́ lọ́kọ́ parí sí tó bá ti di ìjókòó àtúnbà insha Allah àwò sẹ́fún rẹ̀ àlàyé lórí àwọn nǹkan tí bàbá sọ yìí ó ní àwọn àlàyé nínú tó ṣe pé ọlọ́lùmẹ́yẹ ìjókòó tá dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa so هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستكفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته